الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتقفوا الله سبحانه وتعالى أترى لكم كي أتقفوا النبوة محمد صلى الله عليه وآله وسلم والشاهد من هذا أن القرآن أعطى عيسى حقه كاملا وأنزله منزلته الكريمة اللائقة به وخلد ذكره بالحق قرآنا يتلى ويرد يتلو ويردده المسلمون في بيوتهم ومساجدهم ويتلونه في صلواتهم كما هو الحال مع سائر النبيين والمرسلين وني in ta fẹ́ lò tó jẹ́ kókó gan bí ọ̀rọ̀ ta ti ń ṣàlàyé láti ìjó ní ni pé o pé al-Qur'anul Karim ìrà ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala wọ́n fún ànábì Isa alayhi salam wọ́n fún wọn ní ẹ̀tọ́ wọn tó pé wọ́n dẹ̀ gbé wọn sí ipò tó ga tó bá wọn mú láìṣe ìkọjá nípa wọn àbí láìṣe àṣe ètò nípa wọn wọ́n dẹ̀ jẹ́ kó jẹ́ kí ìrántí ànábì Isa kó jẹ tí ó ma lọ gbére lé orí ahá àwọn èèyàn nínú Qur'an táwọn yóò ma kà lórí wọn ìgbà mí ìmáàmù lè ka Suratu Saf ìdákọ̀ ànábì Isa wà ń bẹ ìgbà mí wọ́n lè ka Suratu Baqara ìdákọ̀ sura nínú Maryam ìdákọ̀ ànábì Isa wà ń bẹ Ali Imran ìdákọ̀ ànábì Isa wà ń bẹ bá sì ma dákọ̀ ẹlòmí kò nímú kígbà tán kí wọn gan gbà mí gan in tán ká lórí wọn gan a ń ka ẹ̀yìn lórí ànábì Isa alayhi salamu náà khilafan sí gẹ́gẹ́ bá iṣẹ́ sí àwọn Yahud tí àwọn tó ṣe in táwọn máa ń ṣe ni pé àwọn máa ń bú ànábì Isa alayhi salam àwọn dẹ̀ máa ń pè lé ànábì Isa àti ìyá rẹ̀ wọ́n ní onízìnà ni ànábì Isa ọmọ zìnà dẹ̀ ni ànábì Isa alayhi ẹni tó wá jẹ́ olórí ìlú léè tó ṣe pé believe wọn nípa náàbì Ìsá òun ló wá ń sọ fáwọn kírísítẹ̀ ní Nàìjíríà pé òun bá wọn kẹ́dùn àwọn mùsùlùmí ń payín bẹ́ẹ̀ à à ń bọ̀ wá rẹ̀yìn lọ́wọ́ Allahu Akbar ọlọ́lọ́ madúrà àwọn kírísítẹ̀ tó pa náà ní Filistin ọlọ́bà kó والقصص والرهبان والمثقفون إلى التفكر والتدبر وإعادة النظر في موقفه من محمد صلى الله عليه وسلم والكتاب العظيم المعجز الذي جاء به ṣé àwọn kan tá wá kàkalẹ̀ nípa Nábì Ìsá ṣé kò wá tó fún àwọn tí wọ́n bá jẹ́ àwọn àwọn Christian àwọn tó jẹ́ church fathers ni àwọn popes ni àwọn bishops àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn tí wọ́n jẹ́ àwọn nínú wọn kí wọ́n ronú almuthaqafun àwọn tí wọ́n lajú nú wọn kí wọ́n ronú kí wọ́n wá túnmọ̀ kí ni position wa nípa ẹni tó wá sọ báyìí nípa Jésù bóòlà wá ṣe ń rẹ́ nìyí ti wá àwọn nǹkan tàà kàkàlẹ̀ yìí nípa pé bí Kùránì ṣe sọ nípa Ànábì Ìsá ni yìí ò tó láti jẹ́ kẹ́ nípa pé ah ẹni tó wá ń gba àwọn nǹkan báyìí wá látọ̀dọ̀ Ọlọ́run Ọba tí wọ́n fi ń fọ Ànábì Ìsá bóòlù ẹ̀ká rẹ̀ níbẹ̀ وموقفهم من أتباعه الذين آمنوا بعيسى نبيا ورسولا ṣé kò yẹ kan wá wò pé kíni believe wa kí àbí kíni position wa yẹ kó jẹ́ nípa àwọn tí wọ́n bá tẹ̀lé ru ànábì wa bima unzila alayhi min kitab wa yujilluhu wa wa àti pé ntolo bá sọ̀ kalẹ̀ fún ànábì wa Muhammad sallallahu nínú Qur'an wa yujilluhu wa yukrimuhu wa wa karamuhu wa ansafuhu وحلوه المنزلة اللائقة بالأنبياء والمرسلين فأين رد الجميل ìwọ Ànábì wa ni sallallahu alaihi wasallam ó yẹ kẹ́ babara rẹ̀ ni ó yẹ kẹ́ pọ́nlé ni ó yẹ kẹ́ ṣe dédé pẹ̀lú rẹ̀ ni ó yẹ kẹ́ gbé sí ipò tí ó ga ni ipò àwọn Ànábì Ọlọ́run àtàwọn òjíṣẹ́ níbo wá ni ìdádáadápadà pẹ̀lú dáadáa àwọn ọ̀rọ̀ tẹ́dẹ̀ ń sọ yìí ni ó dájú pé wọn mú níbi kankan subhanahu wa ta'ala pẹ̀lú àwọn àlàyé tàti síwájú almin raddil jamil an yad'u aydihim fi aydi al-yahud alladhina kaffaru bi kafaru bi Isa wa kadhabu ǹjẹ́ ṣé nun tó dá nínú tó dá ló wà kó wá jẹ́ pé ọ̀dọ̀ àwọn yahudi le kina pe le yo gbé ẹsẹ̀ yín sí ọ̀dọ̀ àwọn jew le yin gbé ẹsẹ̀ ti yín sí wa kadhafu àwọn tí wọ́n tí wọ́n nípa Ànábì Isa tí wọ́n pè ya rẹ̀ lonizi na to na lọ kàwé àwọn jíù kọ ọmọ tán sọ nípa jésù wòlíè èké àti bẹ́ẹ̀bẹ̀rẹ̀ ni wọ́n ń pè jésù wà àdúhù ashaddal adawata min wiladatihi ila yawmina hadha wọ́n gbógun ti ànábì isa alayhi salam láti bàtán ti bí títí tó fi dè àwọn tán ṣe christmas ní dáúlátùl yahud wọ́n tí wọ́n lé wọn káàkiri pé yọ kíní kò lórí wọn túgbà láìkẹ́ tó sọdún bẹ́ ẹmọ̀ alólórí ìlú yẹn ló wá jáde ìyẹn Netanyahu ẹ kìníkà àwọn Christian wọ́n pa Nigeria our Christian brothers awà pẹ̀lú yín o táwọn bá ti fẹ́ dàlú kan wú ní gáyẹ̀ olórí igbú yẹn bọ́sí mọ́sí tẹ̀ẹ̀ni ẹ̀ tó bá ti fẹ́ dàlú kan fẹ́ dàlú ewu yóò kọ́kọ́ gbé bàyá nìkan jáde ni ẹ pè lẹ́yìn ìgbà yẹn ó bẹ̀rẹ̀ sí mọ́ ju bọ́m̀bù sínú ìlú yẹn gẹ́bí a tún ti witness bọ́m̀bù kan ní Nigeria bẹ̀rẹ̀ kọ́lọ̀ kó sànù kọ́lọ̀ mọ́ dàlú ewu ètí àwọn nǹkan mọ́ ìtẹ́tẹ́kà ní ẹkà sáàdá ogbòlú ayé ìwú nẹ̀ ẹkà sáàdú gbogbo ẹ̀nẹ́ fún mọ̀sọ́lẹ̀ tiwa fún benefit tara tiwa so irú èyàn bẹ́ẹ̀ irú Netanyahu ti ń sọ̀rọ̀ yẹn ẹ bá bẹ̀rẹ̀ ní kí ni bìlífù tẹ nípa Jésù tá ń sọ yìí kí ni bìlífù tẹ nípa ìyá Jésù tá ń sọ yìí tọ́lọ́run sọdún pẹ̀lú wọn ṣe bọ́ àgbà kó ń sì náà nìyà rẹ̀ ni ọdẹ̀gbà pé Jésù yẹn aláburú èyàn ni so ọwá ń parọ́ fáwọn èyàn pé ẹjọ́ ń sọdún ni irọ́ ni náà lẹ́kí musulmi ò ní parọ́ fún àjọ sí àwádẹ́ wà bẹ́ àmọ́ wá wọ́n tàwà wá ń sọ nípa Jésù àti Mary wọ́n tàà ń sọ ń pa wọn náà ò lè ká sọ̀rọ̀ burúkú pa wọn bí musulmi bá sọ̀rọ̀ burúkú àwọn ó di kèfèrí ẹ kí Trump wá sẹ́fù àwọn Christian Nigeria Trump Trump sọwọ́ pé Christian lòun tọ́n tara rẹ̀ káàkiri èyí ò jẹ́ Christian lójú tiẹ̀ tọ́bá kan pè ẹ̀gbẹ̀rin Christian ní sọ́kàmọ̀ pé wọ́n kan pè bẹ́ẹ̀ náà okó wá sí ní Nigeria ó dẹ̀ ń bọ́m̀bà wọn Christian mi bò mí náà kàtàlì so kí yẹn dídùn wọn ni wọ́n sọ pé ẹwọ́ tí Islam ń sọ nípa wọn ni wallahi ẹni tó bá jẹ́ oní ìsọf tó bá wò dáadáa bí yálò mí ò ka Kùránì rí in tó táwọn Christian máa rò ní pé àwọn Mùsùlùmí máa ń bú Jésù àti ìyá rẹ̀ bá àwọn pé Ànábì ń sọ ọmọ fi jẹ́ Mùsùlùmí òní pé kíyàn gbà pé ọlọ́ọ̀bá ẹ̀ ọ̀kan ni àníbà Muhammad sallallahu alaihi wasallam nínú àkátà padà tó kà síbẹ̀ òun náà ni pé kíyàn wá nígbàgbọ́ pé Jésù sí àlójì sí Ọlọ́run ọba ni tó jáde látara bíbí gidi òun náà ni Mary kìkín sí ọmọ àlè báwọn Yahudi وفعلوا بأتباعه ظلما وعدوانا ما تكشعر له الجلود so o oh, man tí wọ́n fojú yín gé hatta àwọn yahudi tí wọ́n sọ gada gada le ni tawaji kin o man ta ṣe fún oloka nípa jews ní europe ní gbogbo àwọn 17 17s wọ́n lé wọn kò ní gbogbo europe everywhere germany uk france poland eh, portugal spain gbogbo ebe láwọn European nations àwọn major Christian nations wọ́n lé àwọn Yahudi kó ń so bẹ́ẹ̀bẹ́ làwọn Yahudi náà àwọn náà padà sí tí wọ́n fún padà wọ́n bẹ́ẹ̀ ni pa ní Palestine náà bọ́ sí ń pa Mùsùlùmí lẹ́wẹ̀ kan bẹ́ẹ̀ náà bọ́m̀bù chọ́ọ̀chì náà ẹni so àwọn méjì náà sọ́rọ̀ àwọn méjì kẹ́kẹ́ bí wọ́n gbá tẹ́ra wọn bọ́ntọ́lọ̀ bá ń sọ Kùránì pé tahsabuhum jami'an wa qulubuhum shatta ọ́sọ̀ bó kóra wọn jọ wọ́n wọn àwọn méjèèjì ń kóra wọn jọ àtàwọn ọ̀tá yòókù náà lọ́ fi rí bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ gbogbo tó bá jẹ́ ọ̀tá Islam tó bá ti di pé wọ́n fẹ́ bá òdodo jà gbogbo àjọ kóra wọn jọ tó má tó wá wọ́n jọ one common enemy Islam dẹ̀ ní ó máa common enemy wọn tí ó fi di yamal kiyama ó yẹ káà náà ti fura láti Islam yẹn náà paná gbogbo ọ̀nà náà ti lò ẹpa mùsùlùmí ẹgbọ́dún tán dẹ̀wò ní Middle East wọ́n kẹ́ Middle East yẹn náà ni mọ́ ń bárù al-Islam òun náà ni ìpìlẹ̀ ogbò ẹ̀ ẹ jẹ́ ká lọ bọ́m gbogbo ẹ̀ wọ́n bọ́m gbogbo ẹ̀ Islam bẹ ní Indonesia kì í ṣe Middle East Islam ti spread káàkiri òun ló kún ní Africa bámú tó kàn pé kákan ramọ́ tún rawa sí àwọn ibi tàbá ti ń ráwọn agbúrú kámọ̀ sí wà sí fúnra wa àmọ́ plan wọn ni pé kí Islam yẹ kó má grow kó má spread àmọ́ spread rọ́gbà ọ̀nà fi àwọn ní gbogbo ayé àwọn àyè àwọn àyè táwọn onísúnnà wà tí wọ́n gbọ́ Islam yẹ dáadáa tí wọ́n ń ṣàlàyé islam tí wọ́n ń jagun sójú ọ̀nà islam yìí tí wọ́n dẹ̀ mọ́ sí ẹ̀rọ títí yóò di amal kiyama kí ni dí òdodo lọ́rọ̀ anẹ́bà muhammad sallallahu alaihi wasallam anẹ́bì ní pé la tazalu ta'ifatun min ummati ala al-haqqi mansurin kò ní yẹ kò ní gbò àwọn ta'ifa kó ma wà nínú al'umma mi yìí tí wọ́n mọ̀ ran òdodo lọ́wọ́ la yaduruhum man khadalahum wala man khalafahum ẹni tó wa hum ala dhalik <clears throat> wọ́n ni wa afsadu akidatahu wa dinahu im'anan minhum fil makr wal kayd wa jalu isa nazahu allah usturatan min asmin al asatir huwa allah aw ibn allah aw thalith thalatha ifsadan li risalatihi wa ibtalan laha wa jalu dinahu atba'ahu huzwan huzwan wa dhahika wa dhahkatan wọ́n ba akida wọ́n ba isti anabi isa gangan mu wọ́n padà wá sọ́ra wọ́n di nǹkan ẹ̀rin ní àárín àwọn èèyàn wọ́n ń pe Jésù lọ́lọ́run bẹ́ẹ̀ ni wọ́n ń pe lọ́mọ Ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n tún pe mẹ́ta lọ́kanú Ọlọ́run èwo nínú méjèèjì ẹni pé Jesus is God God is Jesus who died on the cross Jesus is he God no it was Jesus but he said nǹkan kan láàrín méjèèjì mo fọ́lọ̀ bí ọkàn ọgbọ́n sí pọ́ǹtì yìí you believe the theory are one àti pé tí kanú wọn bá ilé kú gbogbo wọn ti kú already báyìí that is the meaning you said they are one that one he died on the cross Abi, who died on the cross ìmí inú wọn mo rí fídíò kankanú ó padà sọ pé the three of them died on the cross eh. for three days who was controlling the world nígbàtí wọ́n kú yẹn ta ló ń darí ayé don't deceive yourself believe you are alien sí gbogbo táwọn òjíṣẹ́ ọlọ́ọ̀bá mú ọ pé kò jọ tí lọ́ka bíbélì dada kò jọ tí Abraham sọ kò jọ tí Solomon sọ kò jọ tí David sọ sójọ tí Adam sọ láti bẹ̀rẹ̀ ẹ àmọ́ ohun kan mọ́ra ẹn Adam sọ pé wí sẹ́sẹ̀sẹ̀ lo wí kódà ní èdè Yorùbá a máa lo wí náà fún alimofrodul mu'adhimu nafsahu tàbí pé who be that child we beat him èmi nìkan náà yẹn àwa ni yóò bó ni àwa lánàá bẹ́ẹ̀nà bẹ́ẹ̀kọ́ kí wá ní àà ah, ẹ̀yìn lẹ́nà a sì kí mẹ́ta lọ́kan ní àìdákẹwò ah, kamáhùn àní wí tàbá ní wí sí mẹ́ta ní wí ó lè jẹ́ mílíọ̀n náà ó sì lè jẹ́ méjì ó lè jẹ́ méjì ó lè jẹ́ mílíọ̀n nítorí wọ́n sọ pé ó wà nínú Genesis ipé united we created the heavens and the heart ẹ̀kí ọlọ́wà mí ọlọ́nà sọ ní Quran wàlàkọ́dọ̀ kọ̀lákọ́ náà ọlọ́ni we created àwàládá wọn àwàládá sánmà àtílẹ̀ ọlọ́ọ̀bá ń sọ pá wà ní kódà tẹ́nìkan bá ní pé àtánú lọ́dọ̀ Yorùbá tó bá ní àwa ní Yorùbá ní ah Ọlọ́run làwa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ Yorùbá ní Ọlọ́run làwa wọn là lórí lọ́nsá ẹ́ eh, they use we we ah this is only trinity on tara rẹ̀ trinity wọ́n lọ rí bí ẹ̀tọ́ kan tara kí ni ẹ ṣẹ́rin tí ò bá ti sínú kan ẹ ma fagidi ohun mọ́nú ẹ̀ ni in tẹ́ ìfẹ́ mọ́ ní ẹ̀pẹ́ kò sínú Islam ẹwọ lọ́dọ̀ àwọn mùsùlùmí ẹjẹ́ fún iye sí òkan lọ́dọ̀ àwọn mùsùlùmí náà ẹ má ṣe mọ́lúdì mọ́ mọ́lúdì ò sínú ẹ̀sìn ẹ kí ni Ànábì ma ń gbààwẹ̀ níjọ́ Monday àti Thursday ìwọ náà ma gbààwẹ̀ níjọ́ Monday àti Thursday bá ẹ ma ẹ̀rí mọ́lúdì nípa Ànábì ma ń gbààwẹ̀ níjọ́ Monday àti Thursday ẹ because Monday níjọ́ tán bí ṣe Thursday níjọ́ tán wá bí ah, Ọlọ́run sẹ́wọ́n pánẹ́bí <laughs> ṣe thursday wà níjọ́ tán bí wà níbi ma ń gbàwẹ̀ monday thursday kí ni ẹkùn ọ̀nà ma ṣe ma gbàwẹ̀ monday thursday ìwọ wá lọ dá mọ́ olúdí ilẹ̀ kí ni dí àníbì náà ma ń gbàwẹ̀ monday thursday o ti wá kẹ̀kẹ̀ kí ni yóò sí ń bẹ̀ ọkàn fẹ́ fagíyé ọ̀fẹ́ lọ mani ọ̀nlọ ọ̀hún mani ẹ̀ fàbíthálíkà fàlìyẹ́fọ́rọ̀hù ọlọ́run sọ ní kòránì pé fàbíthálíkà fàlìyẹ́fọ́rọ̀hù ẹ̀hẹ́ ẹ̀mọ̀dún náà ẹ̀hẹ́ fàbíthálíkà fàlìyẹ́fọ́rọ̀wù kí ọlọ́wà sẹlẹ̀ gbọ́nà sọ́wọ́n ní pé fàbìdálíká fàtẹ́fìlú bil mọ́lìdì ní tí ó bá ti sí nù bìkan yíó ma àwọn ọmọ ni a ti kà fún ara Jésù wa ń sọ fáwọn èèyàn a ní pé ọkàn lè bá mọ̀ pé ìwọ Ọlọ́run ọba nìkan lọ́lọ́run òdodo a kàn jò nínú Matthew àti Jésù Kristi ẹni tọ́ wọn rán wọ́n lè Jésù fi rí lẹ̀ pé wọ́n rán oníṣẹ́ àwọn intan belief ń parí kódà ṣẹ̀bẹ́ ó wà ní ìsìnbẹ́ ní kọ́wàá ní bẹ́ẹ̀lì pípẹ̀ tẹ́fẹ́ lọ mú wọ́n lọ mú lóòrù ní wọ́n lè mú lọ́sàn torí ẹ̀rù ń bà wọn páwọn yóò dìde against àwọn kí prophet lè fẹ́ mú iná àwọn lọ mú lóòrù ìntọ́lọ̀ ó wá sí ọ̀rá wọn wó ọlọ́run wá sọ ni pé pa lóòtọ́ àmọ́ ọlọ́run ní wọn ò pa débi pé àwọn mufassirun wọ́n lahum ọlọ́ni tí àwọn àfóǹtẹ̀ sí sọ pé ọlọ́ọ̀bá gbé ìdàbí Jésù sórí ẹni tó dalẹ̀ rẹ̀ nú àwọn disciples ẹ̀ ìyẹn náà wá mú òun ní fi ń ké pé èmi kọ́ à ẹ̀rí mi ni èmi kọ́ sẹ́ bọ́n táwọn ń rí òun náà ni Jésù ọlọ́run kí ọlọ́run wá gbé wọn lọ sí sánmà wọ́n ń bẹ ní sánmà dì ní fàṣàyẹ́ǹzìlì wọ́n dẹ̀ padà wọ́n mẹ́tún wà ni min atba'i muhammadin sallallahu alaihi wasallam nínú ọmọlẹ́yìn ànábì muhammadu ní wà jẹ́ because mithaq covenant tọ́lọ̀ ti gbé pẹ̀lú gbogbo àwọn prophet àtàwọn messengers tẹ̀yẹn tọ́lọ̀ rẹ̀ síwájú pé tánàbí ìbá ilé dé báyín láyé ẹ gbọ́dọ̀ tẹ̀lé ṣoṣo ẹgbẹ́ tó bá ilé wáyé lẹ́yìn ànábì yóò di ọmọlẹ́yìn ànábì òní tó rẹ́ lómi sọ pé ẹni tí jésù bá dé síwá jẹ́ ànábì ni kò ní jẹ́ ànábì yóò di ọmọlẹ́yìn ànábì muhammad sallallahu alaihi wasallam ṣe tí bá yàrí so kókó ni wípé believe nípa Jésù oní ẹni believe tí Islam mú wá wọ́n ní pé prophet of God ni wá messenger of God ilé iná dẹ̀ ní ṣorí tó wípé ẹ̀yin òkè ń ka history ni láti bẹ̀rẹ̀ in tó padà jẹ́ kí pé Trinity ló padà spread jù wọ́n due to the Roman Emperor Constantine one, tó ní dẹ̀ padà tó change to later okay lọ́kà nípa Arianism nípa wọ́n pé church father kan ní Arius àti Athanasius lọ kà ń pa belief méjì kà lọ wá méjì lọ wá lọ kà ń pa méjì ọgbẹ́ kan ní wọ́n sọ pé Jésù òjíṣẹ́ Ọlọ́run ní kì í sọ Ọlọ́run àwọn kan ní Ọlọ́run ni ẹni ó yá ẹ̀rídà pọ́lọ́ndà ọ̀pọ̀lọ́run ni ẹ̀rídà where is your proof ìpọ́lọ́run ni èèyàn tájọ gbélé ayé èèyàn tí wọ́n bí lára obìnrin èèyàn tó náà ń jẹun nígbàyà obìnrin ó ń jẹun ó ń mu ń táwọn èèyàn yókù náà ń ṣe tán bá jẹun tán bá mu tán ẹ̀sì lọ́lọ́run ni ẹni pàtí ọlọ́run ni ẹlẹ́ẹ̀kẹtanú ọlọ́run ni igbákejì ọlọ́run ni kí ló dé ẹ wá tún ní pé mẹ́tẹ̀ta ọ̀nà ẹ tún wá fẹ́ fọ́ṣẹ̀ sínú láìka pé ẹyọ kan tó wá ní kò pọ́sí kò lọ kí ni microphone ìwé ni tébù ni ṣé kankan mẹ́tẹ̀ta yẹn nǹkan kan kọ́ ni wọ́n I know he is fully God and fully man it is not possible you can't that ẹrẹ́sì náà ń pè yẹn àti blasphemy èyàn ò lè are fully God and fully human it is either you are a creature of God or you are God but uh, he is fully God he is fully human how come Oh yá sí fún ẹni bẹ́gbù tí Jésù wá sọ pé I am fully God I am fully human wọ́n I need to. ní I need to kan àwọn asọ́nbí wípé I am the light and the way no one comes to the Father except me gbogbo àwọn ànẹ́bí Ọlọ́run lè yùn náà so o le Ibn al-Qayyim musa rahimahullah ikanu àwọn afẹ́ islam ó ní gbogbo ojú ọ̀nà tí ẹ̀lẹ́gbà lọ́dọ̀ ọlọ́ọ̀bá nẹ́tìtì àyàfojú ọ̀nà nẹ́gbà Muhammad nìkan sallallahu alaihi wasallam àti pé nínú islam anẹ́bì náà lọ́nà àwọn náà ni iye àwọn náà ni ìmọ́lẹ̀ Ọlọ́run pè gbogbo ẹ̀ nínú Qur'an so wá sọ́wọ́n dọ́lọ́run ni but Jésù ni pé I and the Father are one Jésù tuwa ni I and the disciples are one ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ tọbalọ lọ́lọ́n tó kú ní I am one with the Father then he is also one with the companions or with the disciples are they also God believe yíò sí wọ́lá ẹ má tànra yín believe yẹn kọ́lọ̀n kó sàánú ni kọ́lọ̀n jẹ́ káwọn yẹn lè rí gbọ́ kí wọ́n dẹ̀ lè fi rúra wọn kan yẹn lè so when ni yazidu hadha al-amru idahan qawluhu ta'ala nínú kan tó jẹ́ kọ́kọ́ tó clear sí ó ní ọ̀rọ̀ tí Ọlọ́run bá sọ ní Kùránì pé inna mathala Isa inda Allahi ka mathali Adam dájúdájú ẹ máa wọ́n tọ́lọ̀wà sọ ní Kùránì ìgbà tó fẹ́ mọ́ di pé ẹ ìgbà tó pé bí Jésù ṣe rí yàtọ̀ tí wọn Ọlọ́run ṣe rí dídá Jésù àti dídá Adam ìkankan lọ́dọ̀ example bí pé kankan náà ni khalaqahu min turab in tó bẹ̀ṣẹ̀lẹ̀ ní pé Adam Ọlọ́run dáwọn látara yẹ̀pẹ̀ tí wọn ẹ mọ̀ wo kún fayakún so in bọ́lọ̀ sí dáhùn méjèèjì kankaná ni adam kún mawa wà fayakún ó dẹ́wà jésù kún máa wà fayakún ó dẹ́wà nínú ìyá rẹ̀ wọn la fi ń kà níjó ní pé ìyá wọn bèèrè pé bó ní ṣe bímọ nígbà tó ṣe pọ́kùnrin kankan ò sí ni ara wọn ni bọ́lọ̀ sí máa ń ṣe nǹkan rẹ̀ tó bá wù yóò kàn ní ṣẹlẹ̀ yóò dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà alhaqqu min rabbika fala takun minal mumtarin òdodo ọ̀dọ̀ ọlọ́ọ̀bà rẹ ló wà ó ọlọ́ọ̀bà ní ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ ìlò òdodo ma wà nínú àwọn tí wọ́n ma ń ṣe òyúrò yí tàbí ṣe ìméjì faman hajjaka fihi min ba'di ma ja'aka minal ilm sọ́rẹ́ tó bá wá ń bọ́ jiyàn nípa pé pè àwọn ọmọ yín àtàwọn ọmọ wa àwọn àtàwọn obìnrin àtàwọn obìnrin wa wa anfusana wa anfusakum àtàwa àti ẹ̀yin náà thumma nabtahil fanaj'al la'nata Allahi 'ala al-kafirin jẹ́ káwàjọ pé ọlọ́run bá káwàjọ sí pìlẹ̀ tí bá ń parọ́ inna hadha lahuwa al-qasasul wa ma min ilahin illa illa ilé ni ìtàn òdodo tá ń sọ fún yín kò sí ẹnìkan tó yẹ ká mọ jọ́sìn fún àfi ọlọ́run ọba ìwà inú láhúwà l'azizul hakim ọlọ́ba ni ọba alágbára ọba ọ̀jọ̀gbọ́n sẹ́rí ní àyà yìí nínú àwọn àfáà mi mention pé àwọn nàṣọ́rọ̀ àwọn kírísítẹ̀n Muhammad sallallahu alaihi wa sallam bàtà nàbí wa ka àyà yìí Qur'an àníbì ní ó dá ẹmọ́ wọ̀rí àtijọ́ sọ́bàá ẹ̀kọ́ àfámìlì wa ẹjàjọ́ sí pèsìkini na ń pè ní mọ̀báhálà àwọn ni a ń bọ̀ wá àwọn agbóṣẹ́gbẹ̀ kan àwọn jọ ń sọ láàrin àwọn pé ẹmẹ́jẹ́ àgbìrì sí tánàbí ń sọ yíò anẹ́bí ọlọ́run lélẹ̀ gbóbá ilé sí pé ọ̀rẹ́ ti wá bàjẹ́ nìyẹ so wọ́n rí òdodo bí tánàbí ń sọ wọ́n mọ̀kọ́ òdodo ló ń sọ àmọ́ àfẹ́ gbà wọ́n gbà àwọn alọ́dùkọ́ àwọn olùmọ̀bọnú sí wọ́n alọ́ kìnnìkan wọ́n sàmú excuse wọlé ọlọ́run sọ pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam innahum ya'rifunahu kama ya'rifuna abna'ahum wọ́n mọ̀ pa nabi òjíṣẹ́ ọlọ́run gẹ́gẹ́ bá ṣe dáwọn ọmọ gama àmọ́ wọn ò fẹ́ nígbàgbọ́ nínú rẹ̀ àbí Allah subhanahu wa ta'ala kú sọ́wà sọ jí ká dún bí insha Allah a tẹ̀síwájú níbi ṣùkú tí ó ń bọ̀ wá hadha wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam subhanaka allahumma